kí ni orúkọ ọjà tí wọ́n ná ní àdúgbò tí a rìn kọjá yẹn? ọjà Ṣàngó ni. ṣé ọjà kan ṣoṣo tí wọ́n ní ní ìlú Ìbàdàn nìyẹn ni? rárá o. kí ni orúkọ àwọn ọjà tí ó kù àti àwọn ohun tí a lè ríra níbẹ̀? oríṣiríṣi ọjà ló wà ní ìlú Ìbàdàn yìí nínú wọn ni a ti rí ọjà Ṣàngó ọjà Màpó ọjà Lẹ́ṣinlọ́yẹ́ ọjà Dùgbẹ̀ àti ọjà Oríta Mẹ́rin bí àpẹẹrẹ A lè rí ohun èlò ẹnu-oúnjẹ rà ní ọjà Lẹ́ṣinlọ́yẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé ìsọ̀ àwọn aláṣọ ló pọ̀jù níbẹ̀. Àwọn èlò oúnjẹ bíi ata, tòmátì, epo pupa, irú, òróró, àlùbọ́sà, ilá, ẹ̀gúsí àti oúnjẹ bíi ìrẹsì, ẹ̀wà, àgbàdo, ẹja, ẹran, gàrí, èlùbọ́ àti ẹ̀fọ́. A tún lè rí àwọn èso bí ọsàn Mangoro, ìbẹ́pẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ọjà wọ̀nyí. Nínú àwọn ọjà tí a dárúkọ wọ̀nyí, a lè sọ wípé ọjà Sango, Màpó àti Alẹ́ṣinlọ́yẹ́ ni àwọn ọjà tí wọ́n tóbi jù ní ìlú Ìbàdàn. Èyí mà dára o! Wọ́n yàtọ̀ púpọ̀ sí àwọn ọjà tí a máa ń ná ní Ilé-Ifẹ̀.